الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم أيما يا من نويس أدقفوا الله سبحانه وتعالى أترى عليكم كي أتقفوا نبوى محمد صلى الله عليه وسلم إليت يا أمو بوي نخطبة واتني أيما يا من نويس ونأني دي ننوى وعدي سوكا بروكو ليتو تفاكا لاري أمام مسلمي لينيو ẹjẹ́ ká lọ ma ẹ̀yàm nínú ẹ̀sìn ikú Allah subhanahu wa ta'ala wọ́dẹ́wa ọlọ́wọ́ wọ́dẹ́wa fún kankan tí ẹ̀bá ń ṣe bí ká mọ jọ́sìn fún ọlọ́ọ̀bá nìkan a máa ń ṣe ìtọ́ọ̀nù ọ̀tàwà tó lágbára tó fojú hàn ní ṣe ìtọ́ọ̀nù ó ti dúó dórí pé òun ó sì wà lọ́nà òun ó sì sọwádìí ọmọ náà ní ẹ̀yẹ̀mọ̀ yàmì nínú ẹ̀sìn ṣe òní kí ṣe ìtọ́nù kó ma ṣe lọ́sọ fún wa àwọn aburú gbogbo tí ò dátọ́lọ́ ní a máa ṣe ìtọ́nù ma ṣe lọ́sọ fún wa gbogbo tó yẹ ká táfi oríire ayé àti alkiyama ṣe ìtọ́nù yóò mọ̀ jẹ́ kó lè fún wa láti ṣe a ma kágara adẹ̀mọ̀ ojú kò mí bẹ̀ àbí ọlọ́run kó ṣọ́ wa kó níbi ètè ṣe ìtọ́nù in tó wá kó fi àwọn èrò wí tí ò dá sí wa nínú ọkàn léyìí tó ṣe pé tábá lè pàdé ọlọ́ọ̀bá pẹ̀lú àwọn òròrí èyí ò lè bá ọlọ́ọ̀bá pàdé dáadáa láyéláyé nínú àwọn òròrí tó wá fẹ́kẹ́ léyìí ti ṣe ìtọ́n tó ń lò láti ma fi gbé àwọn èèyàn jáde kó nínú ẹ̀sìn láti ma fi sọ wọ́n di kèfèrí òun náà ni àkídà òun náà ni àdìsọ́kà wípé ó tọ́ kí ẹ eléyìn kọ́ nínú kan tó ti fọ́nká láàrin àwọn mùsùlùmí ni nínú tí ma ń ya mùsùlùmí lẹ́nu lẹ́n tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ muwahid tí ń sẹ́lọ́bà lọ́kà sọ́sọ́ bí ìjọsìn tó sì dúró sí lórí ẹ̀sìn Islam yóò mọ̀ wí pé nígbàtá náà bídó sallallahu alaihi wasallam tó ti gbogbo sàṣubú tó wó Allat al-Uzza oníkalọ́sọ́lé iná gbogbo sàtí ń bẹ nínú Makka àti ní àyípo

ọlọ́ni ta ló fi ń sọnù ju ẹni tí ń pè ní dẹ́yìn Allah ẹni tí ò lè dá ló títí di ọmọ kìyàmà àwọn tẹ́ ń pè nínú sàárè wọn lè dáyé lóhun wa hum an du'aihim ghafilun kódà bẹ́ ṣe ń pè wọ́n wọ́n a mà wọ́n fọ́nú fọ́ra kò ní bí bẹ́ ṣe ń pè wọ́n wọn ò mọ̀ pẹ́ tẹ́ ń pè mọ́ táwọn ènìyàn bó wá ní ẹni tó wá kéré sáà Nabi sallallahu alaihi wasallam yóò wà nínú sàárè ẹ a mọ́ pé ya ṣẹ́wù kádà ya ṣẹ́wù kádà ya Abdul Qadir al-Jilani ya Ibrahim al-Niyas ya Ahmad al-Tijani abúkọ mọ́ kí a Nabi sallallahu alaihi wasallam ya Muhammad abúkọ mọ́ ni ya Ali àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ya Hussein ya Hassan ya Zainab ya Fatima àti bẹ́ẹ̀ lọ nínú àwọn táwọn èèyàn gbajúmọ̀ tó mọ́ ń láwùjọ wa ó pọ̀ bẹ́ẹ̀ náà nínú àwọn sàárè táwọn yẹ ti sọ di ọlọ́ọ̀bá tí wọ́n jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala tí ó bá tètè lépa báwọn èèyàn ẹ̀rù ń bà wá ká mọ́ kú lórí ẹbọ ẹ̀yẹmọ̀ yá mi nínú ẹ̀sìn ẹ jẹ́ ká lọ mọ̀kẹ́ gbogbo àwọn sàárè tí ń bẹ nínú àwọn mọ́sálásí kàkàkiri nínú ìlú yìí àti kàkàkiri láwọn lúmi ní tí fi ń jọ́rẹ̀ lórí àwọn mùsùlùmí ó ní kí ìtẹ́ olànẹ́bì ni a wọn ní ká sin òkú sínú sàárè ká mọ̀ pín lẹ́yìn Allah kẹtọ́ wá lọ síbi kẹtọ́ lọ kírun ẹkọ̀kọ́ ṣe tawaf àwọn sàárè ń bẹ ní orí tí wọ́n ṣe tawaf rẹ̀ àwọn sàárè ń bẹ táwọn yẹ́ lọ ń pè lẹ́yìn Allah subhanahu wa ta'ala tí wọ́n kó gbogbo gbogbo mo fẹ́ mo fẹ́ wọn tí wọ́n kó masalasi yíwa ni iyyaka na'budu wa iyyaka nasta'in orúgbó sí fìlàkà yàrá rẹ̀ sí rí anẹ́bìn sallallahu alaihi wasallam nígbàtà nẹ́bìn bẹ̀ lórí ibi tí ó kú ó kú dẹ́ ká kú àwọn apákan nínú àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam wọ́n fà Ànábì ní ogun kígbà táwọn lọ sí Habasha wọ́n láwọn rí pé nínú chọ́ọ̀chì nínú àwọn ilé ìjọsìn wọn lọ́wọ́ o ní kí wọ́n mọ àwọn ère sí bíbẹ̀ wọ́n lè lérè Isa ère kìnnìkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àwòrán gbàgàdà gbàgàdà wọ́n kó síbẹ̀ láwọn pictures wọ́n kó síbẹ̀ wọ́n dẹ̀ ń jọ́sìn fún Ànábì sallallahu alaihi lórí pánàbí nínú nira wọn Ànábì pé la'natullahi ala al

ittakhadhu qubur abiya'ihim wa salihihim masajid àwọn náà máa mú àwọn sàárì àwọn ẹni rere nínú wọn àti àwọn ànábì Ọlọ́run àwọn náà máa mú níbi tá ti máa ń jọ́sìn sáwọn àfáà yóò káwọn àhàdìsì yìí ni àbúwò káwọn àyàtì yìí ni níbi tánàbí ti ń sọ Ali bin Abi Talib radiyallahu anhu ó ń sọ fún kan nínú ní fàtíkù Makkah anẹ́bí ni pé la tad'u qabran mushrifan illa sawaitahu ma fi sàárè kanlẹ̀ tó ga sàárè táwọn yẹ ti ma tó ga tán pọ́nlé tán bàbàrà anẹ́bí ni ẹlọ lẹ́fù gbogbo rẹ̀ wala tad'u suratan illa tammastahu aw tammastaha ma fi àwòrán kanlẹ̀ tí ẹ ilé ni ànábì sallallahu alaihi wasallam kọni wọ́n sọ fún wa lé ní ilé ni a wá rí pé ìdàkejì tánàbí mú wá òun làwọn mùsùlùmí fẹ́ máa ṣe nínú àwọn yọrọ táwọn bídá àtàwọn àfẹ́ ẹlẹ́bọ wa máa pa fáwọn èèyàn ní pé àábólẹ́sẹ̀ wà láàrín sẹ́bọ́ sẹ̀báwọn olóòsàná sẹ̀bí igi ni wọ́n jọ́sìn fún igi àtòkúta sẹ̀báwà bá ní eléyìnkọ̀ ẹ̀yìn miami lọ mọ̀ wípé tó bá ti di bí ká gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá fẹ́lò míì nídẹ̀yà Allah kò sí àtọ̀ láàrin wòlíì kò sí àtọ̀ láàrin òsà kò sí àtọ̀ láàrin òkúta kò sí àtọ̀ láàrin omi àti igi àti gbogbo nǹkan kódà kò sí àtọ̀ láàrin àwọn òjíṣẹ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala kódà kò sí àtọ̀ láàrin Allah subhanahu wa ta'ala bó bá ilé gbé fẹ́lómi Allah subhanahu wa ta'ala ó ti kó sí ẹbọ lé ní foríjì ní o ẹ̀yẹmà yà mí nínú ẹ̀sìn ẹjíká jìnà sí àwọn wàbá kádẹ̀mà yí pé èyàn gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ níbi à ń lọ síbi sàárè ni èyàn ò sì gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ lórí rẹ̀ èmi ò ní lọ́bí sàárè o àmọ́ fún ilé wọn kọ̀tẹ́ fi lọ ògbùdọ̀ síbẹ̀ ẹ̀sùn alọ́mọ́ ikú gbogbo àwọn mí kẹba ti mọ́n sàlẹ̀ tẹ́lẹ̀ náà ike maulid àdádálẹ̀ ní nínú ẹ̀sìn kò sẹ́rì kẹkẹ fún lámìnà kìtàgbà lámìnà sunna intanẹ̀bí ògbọ́rí tágbákìrì ògbọ́rí tí mọ́ ògbọ́rí tẹ́yìn gbé lórí tẹ́fí ń sin náà balẹ̀ ní tánibí rẹ̀ ti jó yíwá pà gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam jọ tẹbá ti lọ sódí àfáǹdá tẹ́ lọ sí ibi sàárè tẹ́ lọ jọ́sì fáwọn tó wà ní sàárè nínú àwọn àwòlíyà ẹlọmọ̀ pẹ́ ni àbáwẹ̀ anywhere tó bá wà tẹ́lọ ń pín dẹ́yìn Allah subhanahu wa ta'ala tẹ́ni pé yà ṣe wù lágbájá gbogbo tí mo ń wá bá ń bí àbùkátà mi lọ́mọ̀pó tí ń ṣe pẹ̀lú ọlọ́ọ̀bá ní o ọlọ́sì ti yíwa pé inna ilé kú lórí ẹbọ èyàn sàgbákónú o àbíọ́lọ̀bà kọ́sọ̀ akó níbi bẹ́ẹ̀ nínú àwọn àkọ́ ìdí tó fọ́ká láàrin àwọn mùsùlùmí lè ní léètò ẹkẹ́ ẹjẹ́ àlógún òun náà ni àkídà wípé Allahu fi kulli makan ìpọ́lọ̀ bá ń bẹ gbogbo ayé bèèrè lọ́wọ́ anybody lè ní báyìí nígbà tó sì pé àdádálẹ̀ ti fọ́ká kiri àti ìtakùn tàbí Muhammad sallallahu alaihi wasallam bí pé ẹni Allah yóò ní isi ọlọ́ni al-Rahman ń bẹ lórí al-Arsh wal-Arshu fawqa as-samaa ẹ̀yẹmọ̀ yá mi nínú ẹ̀sìn ẹjí ká lọ mọ̀ ipé àkídà tí Islam ń pè wá sí àkídà tó wà nínú Qur'an tó wà nínú súnnà ó ní àkídà wípé Allahu subhanahu wa ta'ala ń bẹ ní òkè al-Arsh ba'inun min khalqihi ọlọ́ọ̀bá yàtọ̀ ọlọ́ọ̀rùpọ̀ gbogbo ibi pẹ̀lú ìmọ̀ rẹ̀ ọlọ́ba ma ti ń ṣẹlẹ̀ bílẹ̀ ní ó ma ti ń ṣẹlẹ̀ ní gbogbo ayé àmọ́sọ́lọ́ba wá jòkó sáàrin wọ́n bí abadàlá nínú àwọn ọkọ̀ ìdí tí ó dẹnu nínú tí ó tọ́wa níka lórí pé àkídà yóò correct ò ní pé ọlọ́run sọ fún wa nípa Fir'aun nínú Qur'an ike wà kọ́lá Fir'aun ya Haman ike Fir'aun sọ pé ìwọ Haman ibn li sarha bá ń kọ́ ilé bá ń kọ́ àyíká tó ga mo fẹ́ lọ wu ọlọ́ọ̀bá Musa لعلي أبلغ الأسباب أسباب السماء السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا mo fẹ́ lọ sókè mo fẹ́ lọ wo Ọlọ́run Musa tí ń sọ ohun ìtumọ̀ rẹ̀ ní kí Musa ń jẹ́ ó yé Fìràún ìpé Ọlọ́run bá ń bẹ ní sámà ni Fìràún náà wà ní pé ya bá ń kọ́lé mo fẹ́ lọ sámà fìránà náà mọ̀ pé ọlọ́run tẹ́ mẹ́sán máa bí ìtumẹ̀ ní pé àkídà tí Mùsá ń pèpè sí nìyẹn alayhi salatu wassalam ibo làwọn àfáà tèmi ti wá rákídà wọn ibo làwọn súnfí ti rákídà àkídà ìpé ọlọ́ọ̀bá ń ń bẹ̀m̀bẹ̀ àníbì tún sọ fíṣàlọ́ àṣẹ́lá fọ́mọbìnrin níjọ́ kìíní àná nígbà ibi àdífì Muawiya bin al-Hakam ànábì ń bèèrè ọmọbìnrin náà pé ìbọ̀lọ́lọ́ bá wà ó bá náwọ́ sí sámà ó náwọ́ sí sámà báyìí ni ànábì ni pé ẹ̀túlé ilẹ̀ mùsùlùmí ni ilé ni ike ọlọ́ba ó ní gbogbo bí ọlọ́ba wà ó náwó sí òkè ní sẹ́mọ̀ lọ́lọ́ba wà lẹ́ẹ̀tún pa kìdá yóò kọ́wọ́ àkídàtún fìtìríyà àkídàtún bẹ nínú fìtìrà wa ní ẹ̀pì ọmọ kékeré tí ó tí sí kòkù ìsì ẹ̀rẹ́dẹ̀rẹ̀dẹ̀nù orí ojú rí ó lọ sókè ní pé ya Allah mbọ́lẹ̀ tí wá rákídà kọ́lọ̀ bá ń bẹ gbogbo ayé ẹ jẹ́ ká lọ mọ̀ àwọn àkọ́ ìdí táwọn kèfèrí tí wọ́n wọ́wọ́nú ẹ̀sìn islam láti lè fi bà ẹ̀sìn islam jẹ́ ni nínú àwọn àkọ́ ìdí tó fọ́nká láàrin àwọn musulmi ni ní tí ó tọ́ kí musulmi kó nígbàgbọ́ bẹ́ẹ̀ o ni àkídà pé rujú ilmọ́ta ila duniya o ni pé àwọn òkú lẹ́yìn bàtán bá ti kú tán wọn a tún máa padà wá sáyé yorùbá lọ́hún láti wọ́n fi tú àwọn èèyàn nínú bí ọmọ kékeré kúnnú fámílì wọn ẹ̀ẹ̀mọ́ banújẹ́ yóò padà wáyé èyàn tó bá ní ọrọ̀ àkídà yíò kọ́wọ́ ìfì ẹ̀sìn Islam rẹ̀ takáìtì nù àwọn àkọ́ìdì wá ní kò sí gbọ́n sí fọ́ká láyé bèbá nínú tán lójú láti fi fáwọn àkọ́ìdì yíká wàláhì àwọn Yorùbá films àtàwọn films dẹ́ ń kọ́ wá látòkè òkun pàápàá jùlọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé mùsùlùmí àwọn náà mọ̀ páwọn táwọn wòyí àwọn fíìmsì tó wọn yálà Yorùbá fíìmù ní ó ti wo kòtò ayé ó ti wo kòtò ọ̀run ẹlòmí nínú Ramadan tí ọkọ́ máa ṣe ìbádà àwọn fíìmù rẹ̀ bọ́ ní ó fi gbẹ̀ 30 days Ramadan àtàrọ̀ dálẹ̀ bàbá ìyá àwọn ọmọ gbọ́n wà ní pálọ̀ wọn wo fíìmù ni inú fíìmù láti máa rí pé òkú kankan dọ́fẹ́dé ní òkú òní dọ́fẹ́dé tó ń tẹ́lá rẹ̀ ìwọ́n náà mọ̀ pé wọ́n nífà in táwọn kan jọ̀gọ́ síbìkan tí wọ́n ń shoot àwọn wa máa bẹ̀rù àti kékeré náà ti kó ìbẹ̀rù bójó sáwọn ọmọlọ́kẹ́ àmọ́ ti ní àkídà kókún lé káàkiri ìgbà wo hey wọ́n ti lọ rọ òkú yìí wọ́n ti lọ rọ yóò mẹ́ lémi káàkiri ní báyìí òkú wọ́n ní lé ọ̀ èyàn tó bá ti kó láyé wàláhì kò sí tí ó sì mẹ́ tẹ́mi bá ti bọ́ lára wàláhì kò sí tí ó sì mẹ́ kódà òkú tí wọ́n bẹ̀rù ìwọ tún lágbára jù ta ló lágbára jù ní ẹ̀ méjèèjì àbí ìtàn gẹ́ ọ̀rẹ́ méjèèjì tó wá rú kùn tí ẹ̀ kùn tí ẹ̀ sẹ́mì lára rẹ̀ máa ẹ̀mí ti yọ ó ti tán ẹlòmí tó kù bá lè kú lé wọn kò ní súnlé fóṣù kan kí ni di a ilé tó kù ti kú ẹ́ kí ni èmi ò lè débẹ̀ ó ti wo fíìmù orí rẹ̀ ti kú ẹ̀yìn mọ̀yá mi nínú ẹ̀sìn ẹjá sọ́ra fáwọn kìnnìfà wallahi àwọn kìíní wọ́n kà fi ń bá àkídà wa jẹ́ ni ẹ̀rí pé àkídà yẹn ó ń yóò díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tó bá padà yá ó padà máa sympathize fẹ́ bọ́ ó ma wo fíìmù àwọn mọ́sí ma sókú pé àwọn ti fẹ́ wó kéfe wọ́n ti fẹ́ wó sàwọn kéfe rí àwọn alaihi wasallam àwọn ti fẹ́ wó sà kéfe rí ah yé ah, ah, ah, ah ọlọ́jẹ́ kan win káwọn ẹlẹ́bọ̀ win Allahu akbar wọ́n sì tàtàrà bẹ́ẹ̀ wọ́n gba Islam lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn wọ́n sì sọ́kalẹ̀ wọ́n sì gbé kúfùrù fún wa oníkálùkù wa ń gbé kúfùrù káàkiri ayé àwọn bèèrè pé anna lana hadha kul min indi anfusikum a ń bèèrè pa ibùn wàhálà tí wọ́n jẹ́lù àwọn musulmi ní látọwọ́ ara iná ni kàtẹ̀ tó wá sọ páwọn fíìmù igan wọ́n tún fi ń fún àwọn ìṣekúṣe káàkiri gbogbo tó ṣe pé tẹ́lẹ̀ tí a bá rí ọkàn musulmi ó kọ́ musulmi normally average o lè rẹ́ nìkan kan mọ́ kí sàrà wọn kí làwọn ilé ìṣẹ́ báyìí ní ìṣòtí normal thing fíìmù ni ọmọ tó sọ orí rẹnu Yorùbá fíìmù òun lọ́mọ obìnrin tó ti lọ lálà sí ara rẹ̀ lẹ́kọ́ after kìní kan four months lẹ́kọ́ ẹ lásìlẹ̀ ìgbẹ̀rún yẹn pọ̀ lẹ́kọ́ ni ó kà dé padà ní yóò àwọ̀ bàtà òsì kan báyìí bàtà tó ga miniskirt ó wà wọ aṣọ kan báyìí bí singlet yóò àwọ̀ wọlé ó ti lówó ọmọ ọ̀ẹ́ èyàn tó sorí rí ayátàlì kí á mọ̀ lọ́dọ̀ tó bá gbọ́mọ̀ wá fẹ́ mọ́ lọ hijab ọmọ ìfẹ́ mọ́ ṣe súnnà ẹ́ eh, ẹbá amú o kò fẹ́ sórí rẹ̀ Yorùbá fi mú ló kó bá yìí eh, wọ́n ti ya píkṣọ̀ tí Islam yà fún àsáàdá kíyàn sórí rẹ̀ wọ́n ti gbé kalẹ̀ wọ́n ti wá ya píkṣọ̀ mi àwòrán sàádà wọn láwòrán parents lẹ́ni kí náà pẹ̀lú kọmọ sórí rẹ̀ kọmọ lówó ibó ló ti rówó kò kàwá inú ẹ jẹ́ ká pa àwọn fíìmsì yìí tí ẹ jẹ́ ká mọ̀ wípé fúnra wa là ń fi ọra wá fún aburú káàkiri láwùjọ tàbá ti wá ń rí ìyà aburú àti repercussion rẹ̀ kò yẹ ká mọ̀ complain ó yẹ ká jẹ́ ká fàbalẹ̀ jẹ yá wá ní ẹ̀yọ̀mọ̀ yá mi nínú ẹ̀sìn ẹ jẹ́ aṣọ́ra fáwọn kìíní nínú àwọn kẹtí ẹ ká túnmọ̀ ní wípé káwọn yẹ mọ̀ pàpẹ́ mọ́ra wípá àyàfẹ́ni tọ́lọ̀ bá yọ́nú sí nínú àwọn òjíṣẹ́ rẹ̀ tó kàn fẹ́ fún láwọn nǹkan kọ̀ọ̀kan mà láti fi jẹ́rìí lórí pé òdodo ní sọ fáwọn èèyàn àmọ́ ká gbà lé ní gẹ́gẹ́ bọ́kọ̀lọpọ̀ ní àwọn mùsùlùmí ṣe gbà ike bàbá yìí bàbá kún fáyà kún gbogbo nǹkan lórí bàbá yìí ah bàbá kódà ma fi ń wo ti ẹ bàbá yà ah kíníkà ẹlẹ́ni àdẹ́wò ilé kíníkà ní fi ń wò ah bàbá yẹn sùọ̀ tó bá ti rí ó ti rí lẹ́nu àwọn afọ́jú lásán ni wọ́n o ẹ̀dẹ̀mọ̀ pé ọ̀yàyà ni wọ́n wọ́n orí kẹ́kẹ́ wọ́n ò sì gbọ́n kẹ́kẹ́ ìrọ́ lásán wọ́n kan gbówó yí ni bal anábìjọ yíwa sallallahu alaihi wasallam ike man ata rọ́fà ẹni tó bá lọ wu ẹni tí ma ń yẹsẹ́ wò ó fẹ́ ṣe wedding ó wá mú kọni tó fẹ́ fẹ́ wá mú lọ sọ́dọ̀ bàbá ẹ bá ń wo sọ́jọ́ wájú wá dáa anábìjọ kéfà kọ̀dí káfàrọ̀ wà kọ̀dí ashraka wà kọ̀dí káfàrọ̀ bí ma ń zilẹ̀ ala Muhammad ẹlọ́mọ̀ pẹ́ ní onítọ̀ wo ó ti ṣe kèfèrí pẹ̀lú tọ́lọ́bà fẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó kà lọ net one percent a níwò nímọ̀ kọ̀kọ̀ ó dá kí ló tán fi ń kú ṣe wọ́n ti rí ẹkẹ́ ti mọ̀ bí tí kò ti wá kàmọ̀ kí ló tún òbí sákò ń bẹ̀ tó dá ikú òní lè pa mọ́mọ́ kí ni dí tí wọ́n láfi máa ń sí àwọn náà kí ni dí tí ma fi ń rẹ̀ mínú ìmínú wọn náà ó wà lọ sútù ní ẹsẹ̀ máyó ó sì ló mọ̀ kọ̀kọ̀ ó sì ló mọ̀ gbagba àwọn tí wọ́n mọ̀ kọ̀kọ̀ kí ni dí tí Boko Haram ń kọ́ ọmọ nínú ìlú àwọn adúrà fàtà mọ̀ kọ̀kọ̀ nù rí mú sí ló sọ́bítà ọmọ kíbọ́ọ̀sì wádìí ni àwọn Boko Haram wọ́n sì pákọ̀ mọ́ 50 lọ àwọn tá sì àbítà mọ́ tó pamẹ́ wọn ò sí lè sọ bí tó wà títí dè ní ẹ̀yẹ̀ miami ẹjíká lọ mọ̀ pé àkídà yín kọ́ àkídà tó kufuriya nínú àwọn nǹkan tó tún léwu táwọn mùsùlùmí ma ní òun náà ni àwọn tasha'um wat tatayyur ni àwọn bí kí ẹmọ nígbàgbọ́ nínú àwọn bad omens ah ó fi 1000 naira sẹ̀mí lọ́wọ́ láàárọ̀ yìí àkídà tí ó dání gbolo ti rí ah 1000 ló fi sẹ̀mí lọ́wọ́ ah yìí ní ó ti fi sẹ̀kúsẹ̀ sẹ̀mí lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ní pé yìí ní tajà títí tí lè fi súlé ní ilẹ̀ tasha'um ni wọ́n ń pè ó bí kí ẹmọ nígbàgbọ́ nínú bad omen eléyìí nínú ọ̀kẹ́ tí ma ń súnyàn lọ sí ibi ẹbọ ni tó sì léwu gẹ́ àbí lágbájá ó ti fẹ́ẹsẹ̀ ó fi ẹsẹ̀ òsì ṣe kíníkan ó fẹ́ẹsẹ̀ kan gbà mí ó fi kíníkan ṣe kíníkan àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó pọ̀ jaborata nínú àwọn ìkẹtàwọn èèyàn gbàgbọ́ kàkàkì lérìn akíni kó bá wa oníkálùkù ẹlòmí ti àwọ̀rọ̀ ma ara rẹ̀ kó níbi oríire mo jáde láàárọ̀ mo rí tó ló gbò kọjá àà ìtàbùdánú mo jáde láàárọ̀ mo rẹ́jẹ̀ kíníkan lẹ́lẹ̀ gbà tí mo jáde mo fojú kó wà láǹtakùn wà láǹtakùn bó ṣe yẹ bó ṣe yẹ bó ṣe naira àwọn kan jòkó sí ìgbà wọ́n gbádùn ilé ayé tí wọ́n ní o yóò ma change mọ́tò lẹ́mẹ̀wá ìgbó sì ma sáka kiri ó tún fún ó padà kún tó ju wà látàkùn lọ bí tó ń bàbọ̀ yìí ẹyẹ mẹ́yà mi nínú ẹsẹ̀ ẹka bẹ̀rù Allah subhanahu wa ta'ala kásì padà síbi ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹ jẹ́ ká mọ̀ pé ìsí ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo níbi ìjọsìn ta lè fi sórí rẹ láyé yìí kiyama ẹ jẹ́ ká jìnà sí gbogbo àwọn àfẹ́ ẹlẹ́bọ àtàwọn àfẹ́ àti àwọn àfẹ́ àánú àwọn tí wọ́n ń pè ọ lọ sínú ojú ọ̀nà iná ẹ jẹ́ ká mọ̀ والله تجنا الله سبحانه وتعالى اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك المسلمين والمجاهدين اللهم إنا نسألك أن تثبتنا على دينك اللهم إنا نسألك أن ترد المسلمين إلى دينهم ردا جميلا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب